aleluya <laughs> o ẹ ṣe. ẹ kú lé o. torí mo rántí pé ọmọ inú ilé yìí ni wá àwa ò kì í ṣọmọ ọ̀tá. àwa tá a dẹ̀ di ọmọ bàbá nítòótọ́ tí a kì í ṣọmọ àlè ẹ yín sókè. one two three four five six seven. Ah. ẹ jẹ́ ká wá ojúlówó ọmọ kọ̀ọ̀kan tí kò kì í ṣọmọ àlè nǹkan tá a máa fi dá ọmọ ọkọ yẹn mọ̀ níbi tó wà yẹn ṣe mọ̀ pé celestial ló la hallelujah wàá wo èèyàn mẹ́rin tó lè halẹ̀ mọ́ dáadáa wait ẹ má lọ sọ́dọ̀ àwọn tó lè halẹ̀ jù yín lọ ẹ má lọ sọ́dọ̀ ẹni tó lápẹpẹ jù yín lọ kọ́ má bàa fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀ make it seven ẹ wo èèyàn méje tẹ́ ẹ lè halẹ̀ mọ́ dáadáa ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ọkọ tẹ́ ẹ kì í ṣe ọmọ àlè ẹ lọ fi aleluya ńlá méje halẹ̀ mọ́ èèyàn méje ó yáyáyá. Thank you. ṣé àwọn ọmọ ọkọ yẹn ni mo ṣì ń bá sọ̀rọ̀ ẹ nawọ́ ọ̀tún yín sókè ṣáwọn náà ni ẹ̀yin ojúlówó ọmọ ọkọ ẹ máa fi action díẹ̀ sí i kó ba lè ní mínì ọlọ́run tá à ń sìn ní Genesis ọlọ́run tó like swag ni so tó o bá tún mọ bó ṣe ń ṣakọ níwájú ọlọ́run ọlọ́run má yẹ kó o sìn wọ́n wá ẹ fi swag díẹ̀ sí i kó lè nítumọ̀ ọwọ́ ọ̀tún nínú ọwọ́ tẹ ẹ fi kí hallelujah yẹn ẹ fi gbá èèyàn mẹ́rin ẹ sọ pé àwẹ̀ bá mi lókè ó yá ó yá ó yá. ẹ̀yin tẹ́ ẹ ti wà lókè tẹ́ ẹ ní jábọ́ ẹ gbé ọwọ́ méjèèjì sókè tó bá ní ẹnìkan tẹ́ ẹ fẹ́ràn dáadáa tó bá wà lórí ìjókòó ẹ bẹ̀ ẹ sọ pé kó dìde. Yeah. make sure wípé ohun ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ kò bo tiẹ̀ mọ́lẹ̀ nínú orin tá a fẹ́ kọ yìí torí tí ohun ẹni yẹn bá bo tiẹ̀ mọ́lẹ̀ nǹkan tó ń sọ fún ẹni pé kí wọ́n ní sùúrù di next year ẹ̀hẹ̀ so gbogbo agbára tí Ọlọ́run bá fún ẹni kó o fi kọrin jẹ́ kí ọwọ́ ẹ méjèèjì ń lọ sókè jẹ́ni tẹ́ ẹ jọ dúró lọ jẹ́ kí ohùn ẹ lọ sókè pátápátá ju gbogbo èèyàn lọ. ẹ kọrin kẹ́ gbórí sókè sọ́ba olúwa mi. mi ìgbóhùn àwọn obìnrin gbóná wà. ọba mímọ́ kó gbà wá là nínú ìjọ mímọ́ yìí ọba mímọ́ tó gbà wá là kó fún wa lárọ̀ṣẹ́ kó pa wá mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ kó wá darí tiwa. àwọn tí nǹkan tí mo ń ṣe lọ́wọ́ ẹ bá yé dáadáa ẹ jẹ́ kí ọkàn yín wà lókè sọ́dọ̀ Ọlọ́run Mr. Dare just, uh, justify ó ti mú wa lọ sí àwọn level kan èmi fẹ́ dá wa padà sí àwọn level mi bá a dẹ̀ ṣe máa ṣe rè make sure pé ibi tó o dúró sí yẹn orin eléyìí ò bá ẹ ń bẹ̀ tó bá bá ẹ ń bẹ̀ ó le díẹ̀ lọ pariwo níwájú èèyàn mẹ́rin àwọn tó o lè halẹ̀ mọ́ dáadáa jẹ́ kí ohùn ẹ bu àwọn mẹ́rẹ̀ẹ̀rin mọ́lẹ̀ gbé ọwọ́ méjèèjì sókè ní ẹ̀gbẹ́ orí yín sí òkè. Hey! àmì ẹnu ọ̀nà yé kí a sì gbé yín sí òkè wa kọ́ọ̀bà o kọ̀ọ̀bà ògo wa inú ọba ni ọba ẹ sọ̀rọ̀ sókè ta ni ta ni ta ni ọba ògo náà Jésù Kristi olùgbàlà. Ọlọ́run orí òkè yìí ó kú iṣẹ́. Ọlọ́run Genesis ó kú iṣẹ́. Ọlọ́run orí òkè yìí ó kú iṣẹ́ kò mà sí a ṣe tì lọ́rọ̀ ẹ̀. ẹ̀yin tọ́lọ́run délé òṣà ṣe tì láyé ẹ̀yin rí ẹgbẹ́ ọwọ́ yín méjèèjì sókè tó dẹ̀ dá yín lójú pé kò ní ṣe àṣetì nínú ayé yín láíláí ẹ wí pé ọlá lẹ̀wọ̀ láṣọ ògo láṣọ ìlékè ìgbì kúlẹ̀kùlẹ̀ sí i àwa bá rí di Elédùmarè. èmi ṣe ọlọ́pàá ọlọ́wọ̀n àgbáyé ọba lèwi léṣe ọba léṣe lèwi ọba dàgbà máa pààrọ̀ òye ẹ̀rù jẹjẹrẹ tí òkun ẹkùn ọkọ̀ Fáráò Jèhófà Adonai ní orúkọ rẹ̀ ọba tó bá jayé má jayà lóló ọgbàmùgbàmù ojú ọrùn ṣe gbámú ọba tó lágbára lójú ẹni tó lágbára lójú ara wọn tó o bá ṣe ta ló tó bí ọ bó ṣe ta ló tó bí ọ léèrè akiri ṣore aṣore mákùn síbi kan ní títóbi mà ní orúkọ rẹ ọba dání má gbàgbé wàwọn àkókò inú igbó wọn láwọn lè dádé ó yani lẹ́nu àwọn ọpọlọ láwọn lè sílẹ̀kẹ̀ àwúrẹ́ pé ó wẹlẹ yìí jẹ ẹgbọ́n ta ló jẹ́ fodó àkókò gúnyán ta ló jẹ́ sílẹ̀kẹ̀ ọpọlọ sọ́mọ rẹ̀ lọ́rùn àbí ta ló lágbára àkọlẹ́yìn ọlọ́run mi ọba tó pàṣẹ fún iná tí iná fi ń jó ó pàṣẹ fún bí omi òkú pé kó parọ́rọ́ títóbi mà ní orúkọ rẹ ọba dání màgbàgbé ìbà ọlọ́run yẹn lẹ́bàjẹ́ apọ́jú àtọ́bàjáyọ̀ ọba lápá kábíkábí òkìkí kí mọ́láyọ̀ bẹ́ẹ̀ rú jẹjẹ onígíga kìtàn olórúkọ tí ò ní pẹ́ kú áfọ̀mìkẹ́ ní ìṣọ́jú àtẹ̀lé ìkẹyìn ọba tí ó mọ bẹ̀rẹ̀ tó sì tún mọ̀ pé gbogbo ọba tí ò gbá ní ti ọba tí ò lá ní ti ọba tí ò ṣe ní ti ọba tí ò wo ní ti ọba tí ò gẹ́ ní ti ọba tí ò gẹ́ ní ti ọba tí ò yẹ ní ti ọba tí ò lo ní ti ọba tí ò gbé ní ti ọba tí ò fún ní ti ọba tí ò wo ní ti ọba tí ò lá ní ti ọba tápá yóò lè ka èmi ò rọ físà tó lè mọ lọ́wọ́ ọba ọba tó gbẹ́nu abẹ́fẹ́ fi tú yùmùyùmù ọba tó dára bí jọjọ orokúro òkú lórogún bẹ́ẹ̀ ni olóòbá kan adọ́gbadẹ́lẹ̀ máa kú sí nìkan ni olè tí ìbàjá mọ́lẹ̀ òbẹ́nìkọ̀tà gbára lé lójú ọba tí fẹ̀tọ́ ṣètò gbogbo abánimúlẹ̀ máa máa dání ọba tó ń ṣo gbogbo nínú gbogbo fẹ́ni gbogbo níbi gbogbo lọ́jọ́ gbogbo nígbà gbogbo àti ní gbogbo àsìkò àwí máyẹ̀wò àṣetọ́ máa ráyè ó lè ṣe kábíọ́sì o ọba àwọn ọba ẹgbọ́n mélòó nu yíwo ló sọ pọ́lọ́run ò sí o bàbá ń bẹ ọ̀rọ̀ kẹ̀kẹ́ ọ̀la ọ̀fàlàlà ọ̀rọ̀ àṣeyẹ òlọ́ba tó gbébi gíga ọ̀gbanigbanigbanigbani gbẹ́rù ẹ̀ ni ògbòjàgbé ní gbogbo gbára lélẹ̀ dùwà òsìyàn ní ibi rẹ̀ ẹni bá mu ní ìbàbà olórúkọ ńlá iléeṣọ́ agbára ni ẹni bá wọ bẹ̀lú àbágbẹ̀rù ẹ̀ dórí ọba tó pa báṣà bàṣà la yọ kóńdó ọba tó gbẹ́ẹ́lẹ̀ wọn dórí ìtẹ́ kábíyèsí o ọba àwọn ọba sọ wípé máa jọba lọ olúwa máa jọba lọ olúwa máa jọba lọ olúwa ọlọ́run genesis máa jọba lọ olúwa ọba ọ̀wà tá kò lè rọ̀ lóye alágbára tá kò ìjọba rẹ̀ dùn mọ́ mi yéye o má jọba lọ olúwa. nígbà tí àánú ọlọ́run bá bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ nígbà tí àwọn dáàdi ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo rántí mo dẹ̀ rò ó àwọn nǹkan tí wọ́n ti là kọjá àánú ọlọ́run ó ṣiṣẹ́ ju kéèyàn ṣẹ́ṣó lọ kò sí owó oògùn owó náà tó lè pọ̀ hundred million lẹ́ẹ̀kan irọ́ ni àánú ọlọ́run ló lè ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ máa rí àánú gbà lẹ́ni gangan tó jẹ́ àyájọ́ ọjọ́ bíi bàbá yìí orin yìí ni kẹ́ ẹ kọ sókè gbogbo èèyàn kó farabalẹ̀ kọ wá wí pé mo yìí mo ránu gba Jésù mo yìí mo ránu gba. wá ní mo yìí mo ránu gba Jésù mo yìí mo ránu gba. wá sọ wípé èmi táyé rò wípé n kò lè rọ́nà gbégbá mo yọ̀ mo salora ànúgbà ẹ sọ̀rọ̀ sókè ó yá ó yá mo yọ̀ mo ra ànúgbà Jésù mo yọ̀ mo ra ànúgbà o Ọlọ́run Genesis mo yọ̀ mo ra ànúgbà Jésù mo yọ̀ mo ra ànúgbà o èmi táyé rò wípé n kò lè rọ́nà gbégbá mo yìn ọ́ mo ránú gbà. ẹnìkan tó rí àánú gbà kọjú sí ẹnìkan báyìí máa wo ẹnu ẹni yẹn kó náà máa wo ẹnu ẹ make sure wípé kò kọrin jù ẹ lọ gbé ọwọ́ méjèèjì sókè dádì gbogbo ara ni kẹ́ ẹ fi kọ́ ẹni. ọ̀rẹ́ ayé kí ló já mọ́ ohun asán ni mo mọ̀ sí i ṣùgbọ́n Jésù lábánidàrò. sọ̀rọ̀ sókè aláwo kan aláwo kan ọlọ́run ni oníṣègùn kan náà oníṣègùn kan ọlọ́run ni èmi yọ̀kan ọlọ́run ọlọ́run ogun dípẹ́ òkú iṣẹ́ ọlọ́run délé òkú iṣẹ́ ọlọ́run genesis òkú iṣẹ́ kò mà sí àṣetì lọ́rọ̀ ẹ̀. ẹ̀yin tí ọlọ́run yẹn ò ní ṣàṣetì ẹ gbé ọwọ́ méjèèjì sókè tí àwọn òjíṣẹ́ ọlọ́run tó bá dé òjíṣẹ́ ọlọ́run tòótọ́ tó bá ń ṣe ayẹyẹ ọjọ́ bí báyìí ìyanu máa ń kọlu ìyanu ni testimony máa ń kọlu testimony ẹ̀yin tí testimony yìí máa ní agbára jù ní ọdún tó ń bọ̀ ẹ fi kàrámọ̀ díẹ̀ sí kó lè ní mínì ẹ pakuru níwájú èèyàn mẹ́ta tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ sọ wípé ní gbogbo ọ̀nà ẹ ṣé olúwa ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. ẹ wí pé tí mo bá ti kú kò ní kọ́ láwọn yí padà bí mo bá ti kú kò ní kọ́ láwọn yí padà torí pé mo wà owó yọ ó bàbá. Yorùbá ní ẹ̀dá tó bá tàn láì ní ìtàn irú wọn ò kì í pẹ́ tán. Genesis tàn wọ́n ní ìtàn la ṣe ń tàn dèní ká ní Genesis dàbí àfòmọ́ tí kò ní gbòǹgbò ó ṣeé ṣe kí wọ́n ti tán àwọn kan á wá wọn á ná ọjà wùrùwùrù wọn á sáré wá wọn á lọ bẹ́ẹ̀ nítorí pé wọn ò ní ìpìlẹ̀ wọn ò ní gbòǹgbò wọn ò ní nǹkan tójú wọn ti rí wọn ò ní ìrírí nítorí ẹ̀ la ṣe rì wọ́n mọ́lẹ̀ láàyè ṣùgbọ́n ìjọ yìí ní ìrírí ẹ gbé ọwọ́ méjèèjì sókè ẹ sọ wípé ibi ni ṣílò Genesis ni ṣílò wa ẹ sọ wípé àdúrà gbà níbí ibi yìí ni ṣílò wa ibo ni ṣílò tí ẹ sọ̀rọ̀ náà ibi ni ṣílò eh, Genesis ni ṣílò wa àdúrà gbà níbí ibi ni Ṣílò wà. dádì tí ẹ bá ní kẹ́ ẹ máa sọ lẹ́yọ kọ̀ọ̀kan ìtàn ayé yín ó ti tó dá orílẹ̀-èdè kan sílẹ̀ ṣebí orílẹ̀-èdè kan la wà yìí ṣé orílẹ̀-èdè kan jù báyìí lọ ṣé ẹ mọ̀ pẹ́yìn gangan lórílẹ̀-èdè ìtàn ayé bàbá yìí ló gbé wa ró òun ló fún wa ní ọkàn lé pé kò sẹ́ni tí ò ní ìrètí kò dẹ̀ sí ẹni tí ọlọ́run ò lè gbéga pé èèyàn jáde ní ilé ajé ìyẹn ò sọ pé kó dolówó pé wọ́n bìyàn ní ìta òṣì ìyẹn ò sọ pé kó tòṣì agboolé tí wọ́n ti bí wọn ló yàtọ̀ kì í ṣe kádàrá tí wọ́n gbé wáyé ẹ gbé ọwọ́ méjèèjì sókè ẹ ní ilẹ̀ tó bẹ́ẹ̀ olúwa ẹ̀yin ilẹ̀ tó ẹ̀yin lẹ tó láti gba ògo ẹ̀yin lẹ tó bàbá. dádì mo rí ìpọ́njú tí n kò rí rí mo rí ìdààmú eyín tí n kò kò rí ìgbà àtijọ́ mi ni mo rántí ìwọ lọ́ba tọ́pẹ́ yẹ o ṣeun ọ̀run mójú ọ̀run mọ́ ojú ọ̀run funfun fẹ̀rẹ̀ díẹ̀ kó mọ́ táyé òun òjò dání ogun láyé yìí jẹ́ fẹ̀rífẹ̀ ráyé pé ìwọ lọ́ba tán pẹ́ yẹ o ṣeun. ìgbà àtijọ́ mi ni mo rántí ìgbà àtijọ́ mi òun ojú rí ìgbà àtijọ́ mi kì í ṣe kéré ní ọlọ́run ayọ̀ o mo gbé ọ̀gá bàbá èyẹ èmi náà rẹ̀ o bàbá. ẹ nawọ́ síbi tí bàbá wà yẹn kí n tẹ̀ tó lọ síwájú rárá. Si torí time tó wà ńlẹ̀ òfin bẹ́ẹ̀ pọ̀ kí n tó tẹ̀síwájú ẹ kàn náwó síbi tí bàbá wà yéè. gbogbo ẹni fẹ́ ṣoríire kó bóníire yọ àwa lọ́jọ́ ibi ọ̀làdélé Israel ọmọ ogun dípẹ́ happy birthday. dadi ọjọ́ àbí òsínlẹ̀ ayé kì í ṣe kéré ní kọ́mọ tó dàgbà kò tó ní láárí wà láì ló bìjó kí má tán alọ́jọ́ abí ni ò sílé ayé kì í ṣe kéré rí o kọ́mọ tó dàgbà kò tó dọ́lọ́lá wà láì ló bìjó kí má tán àwa bá ẹ dúpẹ́ àbáyọ ọlọ́jọ́ ìbí ọládélé Israel ọmọ ogun dípẹ́ many happy returns. Daddy ẹni ọdún balaya yìí ó yẹ kó mi àdúpẹ́ délé kù dípẹ́ wàá gbọ́ wàá tán lórí ilẹ̀ yìí ó bàbá wà délé èmi èjìrì adégbòdù mo kí ẹ kú oríire ẹ wá gbọ́ aya ló pé tán porogodo òun la tọrọ fún délé ẹ̀mí gùn lẹ́kùn ayétayá tọmọ òun la tọrọ fọlá délé ọlá ẹ tó ti tàn káyé o ọlá délé adágbà dádì ìwọ ò ní bá wọn kúkú oró ọjọ́ ayé rẹ kò ní dí o ọ̀làdélé àdàgbà. Eh. àwọn kan máa ń sọ wípé àwọn bàbá wa tí àwa ò tó gbàdúrà fún kí ló ń jẹ́ bẹ́ẹ̀ but bàbá máa ń gbàdúrà fún àwa wọ́n ń já èdè ṣé bàbá yín tẹ̀ tó gbàdúrà fún ṣé pèlè fẹ́ ṣẹ́ fún ni dádì àwa ọmọ dáadáa tán ẹbí rè àwa dẹ̀ tó gbàdúrà fún yín lórúkọ Jésù nígbà tó ń tàn fún yín báyìí kò ní tán lójijì sí bọ́tà ṣe máa pọ̀ ẹ̀yin náà lẹ́ fi kọ́ wa ẹni èjì rẹ̀ àwọn ọ̀tá máa pọ̀ tógo bá ṣe ń dé lọ́tá máa pọ̀ ẹ má gbàdúrà kí ọ̀tá má pọ̀ torí tẹ bá ń gbàdúrà kí ọ̀tá má pọ̀ ẹ fẹ́ kógo yẹn lọ sókè mi ẹ dádì nígbà tó ń dùn kò ní tán fún yín láéláé àwọn àjọ tí ọlọ́run wa kó lé yín lọ́wọ́ rèé àwa rèé àwa rèé àwa lọmọ yín àwa nìdùnnú yín àwa lẹ̀ ń wò gbogbo ọmọ tí elégèdè bá kó lọ sóde ló máa ń kó padà bọ̀ lórúkọ jésù ìkọ̀kan ò yọ sọnù láàrin wa. ẹ̀yin tẹ́ gbàgbọ́ bẹ́ẹ̀ ẹ dìde dúró yes ṣe rí bẹ́ẹ̀ ṣe dìde yìí orin ọpẹ́ yìí ẹ máa kọ́ pẹ̀lú sùúrù ẹ ní jẹ́ kó pariwo jù ẹ jó sọ́tún ẹ jó sósì ẹ jó sọ́tún ẹ jó sósì. mo yìn ọba ògo òun ní ọlọ́run. Thank you. To the right, to the left, to the right, to the left. ṣe rí ẹ̀yin tẹ́ ẹ bá lè yìn dáadáa lásìkò yìí ẹ ti yìn látàárọ̀ mo fẹ́ kẹ́ ẹ tún yìn dáadáa torí dáadáa ok ẹni mo yíyan bá ògo òun ní ọlọ́run gbọ́wọ́ sókè ìfúnṣẹ́ àánú rẹ̀ tí ó ti fi hàn òwà pẹ́ láwọn èrò mímọ́ lọ́nà kò sì jẹ́ ìbọ̀lẹ̀ wọn lọ́sàn-án. ẹgbẹ́ sókè ẹ̀yin áńgẹ́lì ẹ̀yin áńgẹ́lì dídán lùdùrù wúrà. bí gbogbo yìí júbà tẹ̀wọ̀ ojú rẹ̀ bí gbogbo jábà rẹ̀ báyé tí lọ. ẹ sọ̀rọ̀ sókè iṣẹ́ rẹ̀ yóò bá yìí iṣẹ́ rẹ̀ yóò bá yìí fìbùkún fún olúwa ọkọ mi. thank you ó ní reason tó jẹ́ kí n wá sílé ó ṣe ẹ fi ọwọ́ yín fa ọwọ́ ẹnìkan sókè ẹ ṣọ́ra dáadáa ẹni tẹ́ ẹ fàdání kó má jẹ́ ẹni tó lè kọrin jù yín lọ ó le díẹ̀ ẹni tẹ́ ẹ fa ọwọ́ ẹ̀ sókè yẹn to the right to the left to the right to the left. ẹ wá make sure pé ẹ kọrin ju ẹni yẹn lọ dáadáa. thank you. ṣé ẹ ti di ẹni yẹn mú. ẹ sọ wípé ká so wọ́pọ̀ ká jọ ní bàbá ká so wọ́pọ̀ kájọ ní bàbá fún jọ ló sọ kalẹ̀ èrò sànà wọ́n sànà sọlọ́run mẹ́ta thank you ẹ fi ọwọ́ ẹni le. lẹ̀. tí wọ́n bá ń sọ̀rọ̀ wòlíì àbí olùṣọ́ àgùntàn láìda má bá wọn lọ́wọ́ sí i torí bíbélì ní ká má ṣe ṣe àwọn àwọn wòlíì mi níbi má bá wọn dúró sí tòsí ibẹ̀ ẹ na ìka ẹyọ kan báyìí ẹ wo ìka tẹ́ ẹ nà ẹ wo èèyàn mẹ́rin tẹ́ ẹ bá fẹ́ràn dénúdénú ẹ na ìka yẹn déwájú wọn tẹ́ ẹ bá débẹ̀ ó jọ orin ìkìlọ̀ ẹ ṣàlàyé fún wọn dáadáa tẹ́ ẹ bá débẹ̀ ẹ sọ fún wọn pé ìgbà ìrònú dé. Jara yàrá sí iye àìdípẹ́kun. ọkọ̀ kẹ́yìn ti dé Kristi pe pé ẹlẹ́ṣẹ̀. ọkọ̀ kẹ́yìn ti dé Kristi pé ẹlẹ́ṣẹ̀. àwọn òbí yébẹ́tì wọ́n yóò gúnlẹ̀ ṣèkúté òfò oṣó oṣó kò lè wá kọ́nà yòókù lẹ́sẹ̀ kúté òfò àwọn àjẹ́ ń lè wá dáná wọ́n kúté òfò. thank you ẹ wá ṣe ọwọ́ yẹn báyìí ṣe rí Ìbàdàn táwa ti wá àwa máa ń sò mo dẹ̀ fẹ́ kẹ́yìn náà ń ẹ jẹ́ kẹ́nìkan ṣọwọ́ ẹ̀ báyìí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ sò yẹn ẹ má dúró sójú kan ẹ ṣọwọ́ yẹn bá ok. ẹ wá wí pé àdúrà mi gbà ó jésù mo máa yíyọ ooo àdúrà mi gbà ó mo ṣe bàbá àdúrà mi gbà ó mo fògo fún wọn àdúrà mi gbà ó jésù mo máa yíyọ ooo mo ṣe bí ẹyẹ lálárò ká ọ̀tá fẹ́ mọ̀ ṣe fi sáyẹ̀yẹ̀ o. lélẹ̀ dídì ọ̀rẹ́ fẹ́ máa ṣe. mo dúpẹ́ olúwa. àdúrà mi gbà o. Eh, eh. àdúrà mi gbà o. mo fògo fún ọ. àdúrà mi gbà o. jésù mo máa yọ o. ẹ̀dá tó máa ń rò ẹ̀gọ́ lè dúpẹ́ sọ̀lọ́dúnmáre ọba. bàmí ògùn àìsí nílé wọ́n fẹ́ kó yọ ẹ̀ kéré ibi yóò sí lọ́jà wọ́n dẹ̀ fẹ́ pa sọ̀rí dá o. ẹ wí pé àdúrà mi gbà ó Jésù mọ̀ mà ìyá òòrò. àdúrà mi gbà ó. ọlọ́run délédélé ògùn níwẹ̀. àdúrà mi gbà ó. ọlọ́run ẹ̀sítà jàyà bí bọ́lá. àdúrà mi gbà ó Jésù mọ̀ mà ìyá òòrò. sọ pé bó ṣe bí ẹ̀jẹ̀ o lálárò ká ọ̀tá fẹ́ máa ṣe ti sáyà yẹ̀wò lélẹ̀ nídìí ọ̀rẹ́ fẹ́ máa ṣe. ọpẹ́ ní fọ́lùwà àdúrà mi gbà ó. mo ṣe bàbá àdúrà mi gbà ó. mo rògo fún ọ àdúrà mi gbà ó. jésù mo máa yọ̀ ó. ẹnìkan tí àdúrà ẹ ti gbà tán ẹnu yẹn méjèèjì tán ṣẹ́yìn làdúrà yín gbà. ẹnìkan tí àdúrà ẹ gbà tán ẹnu méjèèjì ẹ máa fi confidence sí ẹ máa rìn lọ sọ́dọ̀ èèyàn mẹ́rin majestically ni tẹ́ ẹ bá dọ́dọ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin ẹ kàn náwó yẹn wájú wọn débẹ̀ tẹ́ ẹ bá débẹ̀ orin ni kẹ́ ẹ máa kọ́ kì í ẹ kàn máa sọ fún wọn pé gbọ̀gbọ̀rọ̀ gbọ̀gbọ̀rọ̀ ṣe é rọwọ́ Jésù lára mi gbọ̀gbọ̀rọ̀ gbọ̀gbọ̀rọ̀ ẹ wọ́wọ́ Jésù lára mi ó oh, gbọ̀gbọ̀rọ̀. Oh, oh ọwọ́ ọlọ́run jẹ́nẹ́sìsì lára mi o. ẹwà ọwọ́ ọlọ́run délédélé ọmọ ògùn dípẹ́ lára mi o. omi ìṣẹ̀rọ̀wọ́ Jésù lẹ́yìn yẹn. ẹwà ọwọ́ Jésù lára mi. Wash ẹwọ́ wọ́n dé sùn lára mi. gbọ̀ngànrọ̀ gbọ̀ngànrọ̀. ẹ̀yin tẹ́ ẹ ti rí ọwọ́ yẹn nà tí ọwọ́ ọlọ́run ti wà lára yín tí ọjọ́ ìbí bàbá Genesis ti ṣílẹ̀kùn àánú fún yín ẹ̀yin wo lẹ ti mú kọ́kọ́rọ́ ilẹ̀kùn àánú yẹn dání one two three four five ṣẹ́yìn tẹ́ ẹ rí mú nìyẹn tí mọ́tò bá já èèyàn sílẹ̀ ṣe mọ̀ pé èèyàn sáré ẹ̀rù á máa bà á máa gbà ah, mọ́tò ti já mi sílẹ̀ ẹ máa sáré bí ẹni tí mọ́tò já sílẹ̀ ẹ lọ polongo fún èèyàn mẹ́sàn-án tẹ́ ẹ bá ti dọ́dọ̀ wọn ẹ lọ fún wọn pé ilẹ̀kùn ayọ̀ mi ti ṣí ọ̀run sì ti rájò rẹ̀ ẹ̀mí mímọ́ làlà ṣe pé iṣẹ́ ó dá ìkóná padà ó yẹ kígbe sókè ilẹ̀kùn ayọ̀ mi ti ṣí. àṣegbé iṣẹ́ ó dá ìfọlọ́pọ̀tà. ọmọ Genesis ẹlẹ́kùn ayọ̀ rẹ̀ ti ṣí ọ̀rọ̀ sì ti rájò rẹ̀ ẹ̀mí mímọ́ làlà ṣe pé iṣẹ́ ó mú ìkólọ́pọ̀ gbogbo iye kígbe sókè ìlẹ̀kùn ayọ̀ mi ti ṣí ọ̀rọ̀ sì ti rẹ̀ bíbí bọ́lá làṣẹ pé iṣẹ́ ó mú ìkó lọ gbọ̀dọ̀. ẹ̀yin tílẹ̀kùn yẹn ti ṣí ẹ fò sókè ẹ pariwo ògo ògo ògo. ògo tó pariwo yẹn wá wá gbé ọwọ́ ẹ méjèèjì sókè ọwọ́ méjèèjì tó gbé sókè make sure pé ó fò sókè pẹ̀lú ẹ̀ má jẹ́ kẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ fò jù ẹ lọ má jẹ́ kó kọrin jù ẹ lọ má sọ pé ṣáńtẹ́ àlèlúyà yọ àlè ṣáńtẹ́ alẹ́ ọ̀la when you wake up in the morning sun give praise to God who gives you life. jáde jáde. máa one two three ẹ̀yin mélòó lẹ dá kábíyèsí mọ̀ ta ló ń jẹ́ kábíyèsí ọlọ́run ti délé Ògúndípẹ̀ gbójúlé ẹ fi ọwọ́ rọ́ èèyàn méjì sẹ́yìn níbi tẹ́ ẹ wà yẹn ẹ má jẹ́ ó di ìjà tọ́wọ́n bá fẹ́ gbà ẹ ṣàrọ̀ra fọwọ́ ẹ bóyá kẹ́yìn kúrò lọ́dọ̀ wọn ṣé kábíyèsí yẹn ṣe yín lóore ṣé kábíyèsí yẹn ṣe yín lóore tó bá ṣe ẹ́ lóore bó o ṣe fọwọ́rò ẹni yẹn orin yìí ni kó wá kọ́ wá sọ fún wọn pé because olúwa bless me fìmílẹ̀ jẹ́ jíjó kábíyèsí kábíyèsí fìmílẹ̀ jẹ́ jíjó kábíyèsí kábíyèsí fìmílẹ̀ jẹ́ jíjó kábíyèsí kábíyèsí fìmílẹ̀ jẹ́ jíjó bóyá kábíyèsí o ẹ ṣé o. sí o. olórí ayé ẹ máa ṣe o. àtúwájà ayé á wà nìyọ o. lórí ayé wa á wà nìyọ o. lórí iṣẹ́ wa á wà nìyọ o. yes ṣẹ́rí torí time àwọn tó dẹ̀ sì fẹ́ kọrin ọpẹ́ pọ̀ dáadáa ọlọ́run máa mú àyè wá lọ́jọ́ kan a máa fi yin ọlọ́run láti àárọ̀ di àárọ̀ ọjọ́ kejì nínú ìjọ iná láti máa plánẹ̀ láìpẹ́ láì jìnnà. now bàbá sọ̀rọ̀ nípa àánú lẹ́ẹ̀kan àánú ló ń ṣògo lórí ìdájọ́ ẹni tó bá ti rí àánú gba ìbànújẹ́ ẹ ti fò lọ ẹ̀yin tẹ́ ẹ̀ gbójúlé ọlọ́run míì ju ọlọ́run tí bàbá wa gùn nípa ń sìn lọ tẹ́ ẹ̀ dẹ̀ fi àánú ẹ̀yin tẹ́ ẹ̀ gbójúlé agbára ewé tẹ́ ẹ̀ gbójúlé agbára egbò hey ṣé orí tó o bá ti gbọ́ orin yẹn wàá ṣe bí ẹni pé nǹkan dà sí ẹ lára wàá sáré máa kọ́ sókè tó o bá ṣe fẹ́ kí àánú yẹn pọ̀ tó bẹ́ẹ̀ ni kó o ṣe kọrin yẹn tí ẹnìkan bá kọrin jù ẹ lọ ó pọ́sibù kó ra àánú gbà jù ẹ lọ gbé ọwọ́ méjèèjì sókè orin ni wàá máa kọ́ máa sọ pé kò séwé kò ségbò olúwa fàánú wa mèrì yóò ti yóò ti yá kò séwé kò ségbò olúwa fàánú Sọ̀rọ̀ sókè náà. Kò séwé kò séko, olúwa fàánù. Ta ló fẹ́ràn àdúgbà ó yá? Kò séwé kò séko, olúwa fàánù. One two three. <laughs> Sọ fẹ́ni mẹ́rin pé kò séwé kò séko kò séwé kò séko kò séwé kò séko kò séwé. Thank you máa gbọ́ ibi tí agbára ọlọ́run bá wà àwọn àjẹ́ ò ní ráyè dúró bẹ̀ àwọn àjẹ́ wọ́n gbójúlé ewé wọ́n gbójúlé egbò ṣùgbọ́n èyí tẹ́ ẹ̀ gbójúlé ewé àti egbò tẹ́ ẹ gbójúlé ọlọ́run tí délé ògúndípẹ̀ ń sìn ẹ gbé ọwọ́ méjèèjì sókè ẹ lọ pariwo níwájú èèyàn mẹ́sàn-án kò séwé kò séwó olúwa fàánú wà mí rí ó sọ̀rọ̀ sókè kò séwé kò séwó olúwa fàánú kí wí kí wí náà kò ṣèwé kò ṣèkó olúwa fàánú kí wí o sọ̀rọ̀ sókè kò ṣèwé kò ṣèkó olúwa fàánú. one two three four dádì iṣẹ́ ìrántí ìgbà tí ẹ̀ ń sọ̀fà tí ẹ̀ ń sọ̀fà lábúlé. tẹ̀dárì kájábàtà tẹ̀rẹ̀ fẹsẹ̀ sàlábùlé ọlọ́run lórí ẹ ó mú ẹ padà wá sílé ó gbé ẹ sókè fún ẹ lọ́wọ́ méjèèjì sókè ó mélòó mélòó mélòó mélòó làkà orin olúwa mọ́lẹ̀ mélòó mélòó mélòó làkà nínú orin olúwa mélòó mélòó mélòó mélòó làfẹ́ wí mélòó mélòó mélòó mélòó làfẹ́ sọ. àwọn bíi tí bàbá fẹ́ kí n yà pọ̀ ṣùgbọ́n màá ṣe díẹ̀díẹ̀ ẹ máa gbọ́ ẹ̀yin ọmọ Délé Ògúndípẹ̀ tòótọ́. ẹ̀yin ọmọ bàbá o. Thank you. ẹ nọwọ́ sí bàbá tó bá jẹ́ ọmọ bàbá ni ẹ lóòótọ́ mi ò fẹ́ waste time Délé Ògúndípẹ̀. kíná tún fẹ́ rí tólúwa ò ṣe fún ẹ. ẹ má ti wá mi lẹ́lẹ́ kú dípẹ́ má gbọ́dọ̀ lẹ́nu mi jẹ́ wọlé pọ́npọ́n mi sọ fún má gbọ́dọ̀ lẹ́nu mi. ọmọ ògùn dípẹ́ bàbá ọgbọ́n kíná tún fẹ́ rí tólúwa ò ṣe fún ẹ. dádì ẹ jẹ́ kó máa sọ̀rọ̀ yín náà àìnírọ̀rọ̀ yín sọmọ́ ọlọ́mọ jẹ́rìí ẹ ṣáà ká ìwọ̀fà lẹ́nu káwọn ṣáà máa sọ lọ. kẹ́yìn dẹ̀ máa gòkè. Bàmídélé ogbági iná tún fẹ́ rí. Tolúwa ò ṣe fún ẹ. Bọ́n lówó lọ́wọ́. Ó bá wọn lówó lọ́wọ́. Bọ́n kọ́lé mọ́lé. Ó bá wọn kọ́lé mọ́lé. Òun nígbàgbọ́ ń bí mọ́lé mọ́ o. Ó bá wọn bí mọ́lé mọ́. Ogbági iná tún fẹ́ rí. Tolúwa ò ṣe fún ẹ. Ìṣọ̀wọ́ ọ̀gbẹ́ borùn àti ìṣọ̀wọ́ ọ̀gbẹ́ fìlà o. Genesis tí wọ́n ti jẹ́ àwọn báwo àwọn wọ̀yọ̀wọ̀yọ̀ jí bàtà o àwọn wèrè iná lájọ wọn. bàbá ọmọ ògùn dípẹ́ iná lájọ wọn lọ́kọ̀ọ̀kan o gbogbo yín ta ló ń fẹ́ ta ló ń fẹ́ o tó fẹ́ ti délé ọmọ ògùn dípẹ́ kó náwó ẹ̀ sókè. èmi náwó mi. dádì ẹwẹ̀ yín o ẹwẹ̀ yín o àwọn tí ò bá náwó wọn láìkì yín dáadáa ó dáa ta ló ń fẹ́ ta ló fẹ́ tó fẹ́ ti Genesis kó náwó ẹ̀ sókè èmi náwó mi. àti àwọn tó lẹ́mìí mímọ́ àtàwọn tó lẹ́mìí burúkú tí wọ́n bá dìtẹ̀ yín wọ́n lè tó yín yes bọ́lọ̀ ṣe kọ́ nìyẹn ẹ̀yin ọmọ bàbá o ẹ tún ọwọ́ yẹn nà sí bàbá. orin yìí ni kẹ́ máa kọ ẹ máa sọ wípé kò ní dáa fẹ́ni tó bá rí ẹ̀fín gò. one two three mo ń bọ̀ ẹ ọjọ́ tọrọ bàdé máa ń sọ délé ọmọ ogun dígbẹ́ ẹni bá bínú ẹ látòní bí wọ́n ṣẹ́ kí tán kò ní pẹ́ bí wọ́n pọ́n mítà kò ní pẹ́ kójá wọn ní báńkà kò ní pẹ́ kójà kójà wọn ní president kò ní pẹ́ dádì gbogbo ṣé àkọjú ìjà sẹ́ni tó fẹ́ dá ẹ lóró. ọmọ ogun dípẹ́ èmi sọ ọmọ wòlíì ni mí ẹ̀yin náà ṣàlẹ̀ bí wa mo fàṣẹ wòlíì mo fi sọ̀rọ̀ ọmọ ogun dípẹ́ bá a rẹ́ni tó tún bí ẹ lá tó bínú ẹ lá tó ní dádì bí wọ́n ṣe gìtá kò ní pẹ́ bí wọ́n pọn mítà wàláì kò ní pẹ́ kódà kò jẹ́ central bank náà ti ń ṣiṣẹ́ kò ní pẹ́ kódà kan máa ta mọ́tò wàláì kò ní pẹ́ kó já wọn lọ́mọ Clinton wàláì kò ní pẹ́ bó bá já wọn wòlíì ní wàláì kò ní pẹ́ bó já wọn àfáàkà wàláì kò ní pẹ́ dádì gbogbo iṣẹ́ akọjú ìjà sẹ́ni tó fẹ́ dá ẹ lóró ẹni náà kankan sẹ́ni kejì rẹ̀ mẹ́rin tó kù yóò máa jẹ́ tiwọn mo mọ̀ pé kò sẹ́ni tó máa gbé sáyé ògùn nípẹ́ ire la bá fòní ṣe ìtàn ọ̀la ibi la fòní ṣe ìtàn bàbá fi wọ́n lẹ̀ alájọbí àdá. ẹ̀yin mélòó lẹ gbà porúkọ Jésù dùn gan ṣé àmọ̀ porúkọ Jésù dùn ṣé ẹ ti ń wo bàbá ṣé ẹ̀yin náà mọ̀ kó dùn bá ṣé àmọ̀ porúkọ Jésù dùn ẹ nawọ́ sí bàbá ẹ wá sọ fún délé pé délé ó ṣá prapra lára ẹ o. ó ṣá prapra lára ẹ o. orúkọ Jésù ti dùn jù ṣe ló ṣá prapra lára ẹ sọ̀rọ̀ sókè ní ọmọ bàbá ó ṣá prapra lára ẹ o. ó ṣá prapra lára ẹ o. orúkọ Jésù ti dùn ó sá prapra lára ẹ̀ o. one two three four. àwa máa ń sọ̀rọ̀ ni. ní sùúrù ní sùúrù. dádì tá a bá máa padà wá tá a bá máa padà wá ọlọ́run máa ṣe àyà pọ̀ jù báyìí lọ àyè máa pọ̀ gan aráyè gbogbo àwọn èèyàn wọn á lè tún jójú báyìí lọ ẹ̀yin ọmọ bàbá ẹ akọrin ọjọ́ ìbí fún bàbá ẹ wá sọ wípé Ọládélé I wish you happy birthday ọmọ ogun dìpẹ́ many many many happy returns ẹ sọ̀rọ̀ sókè Ọládélé I wish you happy birthday ọmọ ogun dìpẹ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwìrì náà. ẹ̀yin ọmọ ẹ̀gbá mélòó lẹ wà bí? báwa ẹ̀yin ọmọ ẹ̀gbá mélòó lẹ wà bí? ṣé ẹ mọ̀ pé ẹ̀gbá ni bàbá? ṣe ń gbọ́rọ̀. ẹ̀yin ọmọ ẹ̀gbá tẹ́ ẹ wà bí? ẹ̀yin ni ká ẹ kọrin sókè jù. ókè ẹ̀sán wípé ọmọ o èyí pẹ́ẹ́ dàgbà lágbà ọmọ ò èyí pẹ́ dàgbà. ọmọ ò èyí pẹ́ dàgbà. ọmọ ò èyí pẹ́ dàgbà. Màmí Ọládélé dàgbà ó sọjọ́ ìbí ọmọ o èyí kẹta tó. ẹ̀mí ẹ tó ṣe yìí o wà á ṣe seventy eighty lójú wa. ọmọ o èyí kẹta tó. lálá olódùmarè ẹ ó ṣe ninety hundred lójú wa. ọmọ o èyí kẹta tó. gbogbo ọmọ ìjọ sọ pé tẹ́ ẹ bá ti ṣe one fifty kẹ́ ẹ máa lọ. ọmọ o èyí kẹta tó. ẹ̀mí ẹ ṣe yìí o wàá ṣe púpọ̀ púpọ̀ lójú wa. ẹ lọ o ẹ ìfẹ́ dàgbọ́. bóyá ẹ̀yin ọmọ Olúmọ ẹ̀yin ọmọ Olúmọ ọmọ Ẹ̀gbá ẹ̀gbóyàyà ẹ̀yin ọmọ Olúmọ ilẹ̀ wí. ẹ̀yin ọmọ Olúmọ ẹ̀yin ọmọ Olúmọ ọmọ Ẹ̀gbá ẹ̀gbóyàyà ẹ̀yin ọmọ Olúmọ. màmí yèmí ṣe púpọ̀ lọ́rọ̀ mi èmi ọmọ láàkẹ́sẹ̀. Ọládélé ọ̀yáyá rẹ̀ mọ̀mọ̀ ọ̀yáyá ọ̀yáyá ọ̀yáyá ọ̀yáyá ọ̀yáyá ọ̀yáyá rẹ̀ mọ̀mọ̀ èmi ọ̀mọ́ ti ká má rojú korokoro lórí òkè òwú pẹ̀tẹ́lẹ̀ ibẹ̀ la gbé bíyàn sí o ibẹ̀ la gbé pẹ̀ dàgbà o ilé òmìnira. Ọládélé báyọ̀ báyọ̀ báyọ̀ lórí olúmọ̀ báyọ̀ báyọ̀ báyọ̀ lórí olúmọ̀ èmi ọ̀ máa yọ̀ lórí olúmọ̀ èmi òṣògo yìí lánàá mi wípé ìlú olókìkí ó ibẹ̀ lọ́mọ ẹ̀gbá ń gbé èmi ò fà bẹ́ẹ̀ òkúta ṣògo tó dúró lórí olúmọ máa yọ lórúkọ ẹ̀gbá o èmi ọmọ Lísàbí máyọ̀ máyọ̀ máyọ̀ o lórí olúmọ máyọ̀ máyọ̀ máyọ̀ o ọ̀làdélé ọmọ ẹ̀gbá ṣòrógbé o gègèlè lọ́tún gègèlè lọ́sì gègèlè. ti ṣẹ̀ wá. ẹ̀dá kéde ibẹ̀ ni gbàgbọ́ ti ṣẹ̀. àwọn ọmọ ẹ̀gbàre ní Jésù òye. Eh. ẹ̀gbà ké ibẹ̀ ni gbàgbọ́ ti ṣẹ̀. fọmọ ògùn ẹ̀gbà ké ibẹ̀ ni gbàgbọ́ ti ṣẹ̀ ọmọ ẹ̀gbà lèmi Jésù. ẹ̀gbà mọ onísàbí àgbògbò àkàlà ọmọ bẹ́ẹ̀ já mẹ́ta ẹ̀gbà mẹ́ta bẹ́ẹ̀ já méje ẹ̀gbà méjì ọmọ àjọgbẹ̀rú mọ́mọ́ àjọgbẹ̀kú ẹrú nísìnyí ẹ̀kọ́ kì í ṣèlèyàn. ẹ̀gbà nílẹ̀ bá wà torí àsìkò thank you thank you ẹ má wọrí ọjọ́ ń bọ̀ lólúwa wí. ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kí délé Genesis wálẹ̀ tẹ́ ẹ bá ṣe kọrin sí. Si bẹ́ẹ̀ lẹ́yìn náà ò ṣe ní wálẹ̀ láéláé ṣùgbọ́n kí n tó lọ síbẹ̀ lẹ́yìn eléyìí ó kẹyọ kan kí n tó máa lọ ẹ máa dá mi lóhùn máa béèrè pé ta ló fẹ́ lówó láyé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ní ẹ faraya ẹ sọ̀rọ̀ sókè tí n bá fẹ́ parí ẹ̀ máa béèrè pé lẹ́ni ta ló máa lọ lé tògótògó yé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ lé tògótògó ẹ máa gbogbo ara ṣe ẹ ti rẹ́dì ẹ dá mi lóhùn ta ló fẹ́ lówó láyé èmi fẹ́ lówó láyé one two three four five six seven eight nine. ẹ kí gbé sókè ta ló fẹ́ kọ́lékọ́lé. èmi fẹ́ kọ́lékọ́lé. ẹ̀yin obìnrin ẹ sọ̀rọ̀ sókè ẹ gbọ́dọ̀ ta ló fẹ́ ṣoríire. èmi fẹ́ ṣoríire. ókè ó yá lẹ́nìí ta ló relé tógótógó. èmi relé tógótógó. iṣẹ́ yìí máa relé tógótógó. èmi relé tógótógó. ta ló máa relé tógótógó. èmi relé tógótógó. ẹ gbé ọwọ́ méjèèjì sókè ẹ gbé ọwọ́ méjèèjì sókè tí mo bá béèrè lọ́wọ́ yín pé ṣé kí délé genesis wálẹ̀ ẹ fò sókè ẹ pariwo pé kó dúró sókè. So tẹ́ ẹ bá ṣe fẹ́ kí wọ́n máa ga sí kí ìjọ ẹ máa ga sí ìwọ̀gùn á tún ga jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin wo lẹ ti rẹ́dì Genesis ṣé kó wálẹ̀ kó dúró sókè ẹ̀gbọ́n ṣé kó wálẹ̀ kó dúró sókè ọmọ Ògúndípẹ̀ ṣé kó wálẹ̀ kó dúró sókè délédélé ṣé kó wálẹ̀ o kó dúró sókè o ṣé kó wálẹ̀ o kó dúró sókè o Genesis ṣé kó wálẹ̀ o kó dúró oṣó tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ àjẹ́ tó bá ṣe mọ́nàmọ́ná èmèrè tó bá ṣe kátikáti rédèrèdè ẹ̀yọ́ ọmọ Genesis ẹgbẹ́ ojú ẹ̀ kíákíákíá wéréwéréwéré kíákíákíá wéréwéréwéré àní kíákíákíá ẹ̀gbọ́n ṣe kó wálẹ̀ kó dúró sókè délé ṣe kó wálẹ̀ kó dúró sókè ṣe kó wálẹ̀. Ó dúró sókè. Òkú ní má ṣe kó wálẹ̀ o. Ó dúró sókè o. Délé ṣe kó wálẹ̀ o. Ó dúró sókè o. Òṣogbo bàtà fẹ́lẹ́fẹ́lẹ́. Àjẹ́ tó bá ṣe mọ́nàmọ́ná. Èbèrè tó bá ṣe kátíkátí. Rédèrèdè ẹ̀yọ́ ọmọ Genesis ẹgbẹ́ ojú ẹ̀ kíákíákíá. Wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́. Kíákíá. two three down. thank you bonus meji ló wà thank you bonus meji ló wà bonus àkọ́kọ́ gbogbo awata tá a wà ni youth àbí sárúgbó wà ń ni kì Ghana nikan ni ò ti sárúgbó kò Genesis kì se Ghana nikan ẹ gbé ọwọ́ youth. àwọn arúgbó nìkan ni kó má gbowó sókè ẹ̀yin yìí tẹ gbowó sókè ṣé ẹ ti gbowó sókè gbogbo agbára tọ́lọ̀ fún yín ẹ fi kọ́ ilé ẹ sọ pé má jẹ́ kán rí mi bú sẹ́kún má jẹ́ kán rí mi bú sẹ́kún àwọn òbí mi méjèèjì má jẹ́ kán rí mi káwọ́ lórí ẹ sọ̀rọ̀ sókè gbogbo èèyàn má jẹ́ kán rí mi bú sẹ́kún olúwa má jẹ́ kán rí mi mú sẹ́kún àwọn òbí mi méjèèjì má jẹ́ kán rí mi káwọ́ lérí. ẹ̀yin tó yé ó ti yé àwọn tí ò yé ẹ fi wọ́n lẹ̀ kì í ṣe òbí èèyàn nìkan ló lè rí yàn kínú ẹ bàjẹ́ ẹ sọ pé ará ọ̀rẹ́ ojúlùmọ̀ má jẹ́ kán rí mi káwọ́ lérí ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ sókè náà má jẹ́ kán rí mi bú sẹ́kún má jẹ́ rí mi bú sẹ́kún ará ọ̀rẹ́ ojúlùmọ̀ mi má jẹ́ rí mi káwọ́ lérí. number two number fẹ́ni kò ń ṣe tulas not by force ẹni tó bá wù ni but ẹ̀yin ọkùnrin ni kẹ́ ẹ jára mọ́ jù gbogbo agbára tó lọ ń fún yín ni fẹ́ fi kọ́ ẹni pé bá gbé bá gbé ọlọ́run bá mi gbé bùkátà mi o ẹnu mi ti fẹ́ bá mi gbé ẹ sọ̀rọ̀ náà bá mi gbé kílẹ̀ wí bá mi gbé bùkátà mi o ẹnu mi ti fẹ́ àdúrà mi sí ọmọ rẹ ọlọ́run mi o bàbá dàkún gbọ̀nara o olú ọ̀run gbọ̀nara o ṣàánú mi yé. Baba dàkú bọ̀nàrà àtòbí ju bọ̀nàrà o mo ń wojú rẹ bàbá bọ̀nàrà fàdùn sáyé mi ọ̀nà ara lọ̀lọ́run wa gbàṣíṣẹ́ rẹ̀ láyé arípasẹ̀ rẹ̀ létí òkun òkun ìbí ṣe má bẹ̀rù mọ́ ẹ̀yìn mímọ́ ọ̀run tó ṣú dẹ́ẹ̀dẹ́ o olú ọ̀run yóò rọ̀jò ó jẹ́ òkùnkùn sórí gbogbo wa a kì í ní ọmọ kí a má lè ṣèṣe ọmọ a kì í ní bàbá kí a má lè ṣèṣe bàbá ó dá mi lójú mọ́mọ́ Jésù tí mo ní bí mo ti gbàgbọ́ tí mo sì ń e, mímí kò lè mímí ọ̀tẹ̀ kò lè tẹ̀mí ìyà kò lè jẹ mo jẹ́ rírẹ́ Jésù bó wà ká pé fún mi máa fara wé mi ò tèmi yàtọ̀ mo jẹ́rìí rẹ̀ Jésù o Olúwa ò jẹ́ dá mi lóró mo jẹ́rìí rẹ̀ bàbá mi bàbá mi ò jẹ́ bínú sí mi àdúrà mi ni mo máa dìbò mo ké pé Jésù ó sì gbà mí o ó gbé mi gẹ́gẹ́ ẹ̀gẹ́ kèmí má bá fẹsẹ̀ kọ́ ó wá ṣe é lọ́mọ ìlérí ó sọ fún mi kò ní àǹfà ò ní ẹ̀yin ọkùnrin ni kẹ́ ẹ sọ̀rọ̀ sókè bá mi gbé bá mi gbé ọlọ́run bá mi gbé bùkátà mi ò ẹnu mi ti fẹ̀ kílẹ̀ wí bá mi gbé bá mi gbé bá mi gbé bùkátà mi ò ẹnu mi ti fẹ̀ answer. Hallelujah. Celestia, hallelujah. Èmi ò gbóyìnbó ń tèmi, Yorùbá ni mo gbọ́. Wọ́n láwọn fún mi ní five minutes, mi dẹ̀ nílò kọjá five minutes yẹn. Sá, sá, five minutes ni mo ṣe ń gbọ́ mi ìgbọ́ two tó wà lẹ́yìn ẹ̀ dádì. Five yẹn mo ṣe sá. Okay, wọ́n tún ní zero seconds, mo gbà bẹ́ẹ̀ hallelujah celestia hallelujah èmi ò fẹ́ ká hallelujah yẹn torí tèmi àbí torí bàbá wa yìí mo fẹ́ ká kí hallelujah yẹn torí ọba àwọn ọba ọlọ́run tí ìtẹ́ ò kì í ṣí bàbá tí májẹ̀mú ẹ̀ ò ní yẹ̀ láéláé tó bá jẹ́yàn ló ṣe ẹ́ lórí á sì rẹ̀gùn ọlọ́run tí ò lẹ́ni tó fẹ́ fẹjú ẹ̀sùn pé òun lòun ṣe báyìí ṣùgbọ́n ó ń ṣe ohun gbogbo torí pé òun ni ọlọ́run ó sì ń dúró torí pé a jẹ́ èrè fún òun ọlọ́run ó dá wa àwa tálákà erùpẹ̀ lásán àwọn ènìyàn tá à mórè tá à nírònú ẹlòmíì ó yẹ kó wọn mi láṣálẹ́ yìí ṣùgbọ́n pẹ̀lú gbogbo nǹkan tá à ń ṣe kò tí ì ronú ọkàn ẹ̀ ò tí ì ṣí gbogbo nǹkan tá a ṣe ń ṣe ṣì ń jèrè lójú ẹlòmíì ṣì máa juwọ́ yẹn sọ́ba àwọn ọba ọlọ́run tí ò ní jẹ́ kémi àti ẹ sọnù lọ́dún yìí ìdìbò tó ń bọ̀ twenty nineteen bàbá tí ò ní jẹ́ ká bá wọn pinnu òṣì tó wà ńbẹ̀ bàbá tó jẹ́ pé ayọ̀ tó wà nínú ẹ̀ lájọ máa rí bàbá tí ò ní jẹ́ ká sunkún lọ́dún yìí pariwo hallelujah aleluya ẹ̀rì àṣà la ṣe ń ṣe ṣe mọ̀ wípé tí wọ́n máa ń gbá bọ́ọ̀lù wọ́n láwọn kan wà ní bẹ́ǹchì wọ́n ń warm up lọ́wọ́ a ṣe ń warm up ni ṣùgbọ́n ká tó lọ yẹn sáré lọ síwájú èèyàn mẹ́ta sọ fún pé tó ń bá lọkọ̀ tó bá bá mi dúpẹ́ ara rẹ̀ ló ṣe ẹ gbọ́ nǹkan tí mo ń sọ sọ fún pé ara ẹ̀ ló ṣe kúrò níbi tó wà pátápátá sórí tí àyẹ̀wò rà á síbẹ̀ ni tó bá tún máa lọ bọ̀ bàbá á tún máa pààrọ̀ tí àyè sí mi lọ́bẹ̀yàn mẹ́ta wípé tó ń bá lọkọ̀ tó bá bá mi dùnkù ara rẹ ló ṣe hallelujah bàbá ẹ mọ̀ pé èmi ò tí ì rí yín lójúkorojú ṣùgbọ́n ìgbàgbọ́ mi ní àṣálẹ́ yìí pé mo fojú kan yín re ni mo rí lénìí mo fojú kan yín mo ráàánú gbà láṣálẹ́ yìí bàbá torí pé ibi gíga ni wọ́n ti tò wíwá mi síbi báyìí lálẹ́ yìí ẹni tó bá dẹ̀ ti ń bá Esther Abímbọ́lá Àjàyí tó ṣe mọ̀ pé olóríire ni torí Esther Abímbọ́lá Àjàyí ò sínú olóṣì bàbá ẹ̀ sí nínú olóṣì ẹ yàtọ̀ sí àwọn wòlíì tó ń dódówó ìṣọ́nà kan tó jẹun lórúkọ Jésù ohun bẹ́ẹ̀ ò ní fọ̀ sí mọ́ bàbá ṣùgbọ́n èmi àti ẹ̀gan kalẹ̀ rà ánú gbà kalẹ̀ rà àwọn tó ń jókòó yẹn ẹ kọjú sí wọn bàbá if you cannot praise your God hide your face. a ní kó kọjú sí wọn dáadáa kọjú sí wọn mama if you cannot praise your God hide your face. ọlọ́run Genesis ọládélé mi ti tọrọ nǹkan gbà tí mo dórí òkè yìí mo dẹ̀ mọ̀ pé ó máa ṣe kò ní choice òun láti ṣe torí mi ò ní nǹkan míì tí mo ń forí balẹ̀ fún ṣùgbọ́n pẹ̀lú ìgbàgbọ́ wípé bàbá ń gbà tí Joshua kúrò níbi tí ò kí ń ṣe tiẹ̀ ó béèrè lọ́wọ́ ọlọ́run ó ní olúwa ṣé kí n lé wọn ó ní kó lé wọn ó ní sóhun á bá wọn ó lábá wọn àtẹ tó jẹ́ ti Joshua àtẹ tí òun ṣe ti Joshua gbogbo ẹ̀ pátápátá la gbà fún torí èmi ti orí òkè lónìí ire tó tọ́ sí mi àánú tó tọ́ sí mi àtẹ̀tà ìfín jẹ̀mí ìyàwó náà lè sọ tiẹ̀ láàárọ̀ yìí lórúkọ Jésù mo bẹ̀rẹ̀ sí ní gbà pátápátá àwọn èèyàn ń sùn gbàtẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àwọn èèyàn ti sùn kọjú sẹ́yìn kan màmá sọ pé ọmọ ẹ̀yẹ́ máa sùn ó yá jẹ́. bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn ò tẹ́ mi lọ́rùn nígbà tó lórin yẹn máa sọ tiẹ̀ nínú ayé bàbá nǹkan tó ní amo, boya àmọ́ bóyá gbó ló ní ajẹ àmọ́ bóyá ọtí ló ní amú ṣùgbọ́n ayọ̀rẹ̀ yéé máa sùn wọ́n mọ́ sẹ́lẹ̀ gbàgbó oríire yéé máa sùn wọ́n mọ́ sẹ́lẹ̀ ìlọsíwájú yéé máa sùn mo níyó àlàáfíà yéé máa sùn ṣọ́ra àwọn ọ̀tá mi rẹ́gbẹ́rẹ́gbẹ́rẹ́gbẹ́. ọ̀rọ̀ yẹn ò dá ẹ lójú bàbá. àláwọn ọ̀tá mi rẹ́gbẹ́rẹ́gbẹ́rẹ́gbẹ́. àwọn tó nílẹ̀ má ba rẹ́gbẹ́rẹ́gbẹ́rẹ́gbẹ́. àwọn kan wá dúró bíi pé àwọn lè dínà mi ṣùgbọ́n tọ́lọ́run bá lè mú Esther kúrò ní ipò ẹrú tó sọ dayọba ayọba yẹn ṣìṣe torí kẹ́sítà lè dolóríire ni ta ló yẹ kó ṣìṣe fẹ́mi àti ẹ̀ka lè wọnú ògo láàárọ̀ yìí bàbá lórúkọ Jésù ó bẹ̀rẹ̀ sí ní ṣìṣe lọ́wọ́lọ́wọ́ ṣó lè jó bí aláyọ̀ ṣó lè ó yá ìjó tí mo jó lánàá tó ń pariwo tiwa tèmi kọ́ tọ̀lẹ́ kọ́ ẹ lè sọ̀rọ̀ ọ̀tún la àwa la ní ìlú wa torí ẹ̀ ó lè jó bí aláyọ̀ ṣó ní láàárọ̀ yìí ẹ jọ bàbá èyí tèmi ṣe yèmí àpè ní after party ní tèmi bẹ́ẹ̀mi ṣe lè yan ọlọ́run ń tèmi nìyẹn ṣùgbọ́n bàbá wa Genesis mo lè pè wọ́n lórúkọ torí pórúkọ là ń pọba aládé ó jẹ́ kí nǹkan kan yé mi wípé kò sí tálẹ́ǹtì tó ṣòfò má jẹ́ kí èèyàn kan di ẹ lọ́nà wípé nǹkan báyìí wọn kì í ṣe gbàgbé gbogbo apátápátá la mọ ìlànà lótìtọ́ àti lódodo ọlọ́run ọ̀ṣọ́fà dẹ̀ wà ṣùgbọ́n dáfídì kọrin ni mo gbọ́ mi ò mọ orin tí dáfídì kọ irú style music tó kọ mi ò mọ mo ṣàmọ̀ pé ó kọrin ni ó kọrin ni àmọ́ làárọ̀ ìwà gbọ́ ṣẹtijẹ́ ṣẹtijẹ́ ṣẹtijẹ́ ṣẹtijẹ́ ṣẹtijẹ́ ṣẹtijẹ́ ṣẹtijẹ́ genesis ṣẹtimu ṣẹtimu ṣẹtimu ṣẹtimu ṣẹtimu ṣẹtimu ṣẹtimu everything just dey go sẹ̀lẹ̀lẹ̀ àmàyànlúwa mọ́jú kẹ̀lẹ́lẹ̀ everything just dey go sẹ̀lẹ̀lẹ̀ àmàyànlúwa wàá sọ pé kí ló ń gbà á lára mi ọ̀la gbà á lára mi. sọ́ni ìdáhùn wà nínú ọ̀rọ̀ yẹn ọlá ire ayọ̀ nǹkan tó wà ń bẹ̀ nìyẹn sórí yẹn tiẹ̀ jẹkújẹ lóní ajẹ́nu ayé ṣùgbọ́n níwájú ọlọ́run tí mo wà yìí Genesis ó ń gbà á lára mi ọlá ń gbà á lára mi bàbá kí ló ń gbà á lára mi ayọ̀ ń gbà á lára mi kí ló ń gbà á lára mi náà ìgbéga ń gbà á ọ̀rẹ́ náà wà gbọ́n ladies and gentlemen boys and gentlemen níbo lẹ́ ń lọ níbẹ̀ Genesis là ń bọ̀ níbí níbo lẹ́ ń lọ níbẹ̀ ọ̀dọ̀ délé là ń bọ̀ níbí níbo lẹ́ ń lọ níbẹ̀ bàbá. I will take you there. Ijó Jésù lélẹ́yò, ladies and gentlemen. Everybody dance to my gbedo. Àgbàlagbà tọmọdé kan ó máa ṣe gbọ̀dé o. Ó yẹ yẹyẹ tiwa ṣí tù lélẹ́yò. Olùṣọ́ ijó Jésù lélẹ́yò. Hallelujah jọ. Ẹ má bínú bí mínísítírì tèmi ṣe rí nìyẹn bẹ́mi ṣe mọ̀ ọ́ ṣe ṣùgbọ́n tí máa sọ fún bàbá yẹn ó máa ń gbọ́ kò sígbà tí mo bá sọ tí ò gbọ́ ó yá méjèèjì sókè wípé Èdùmàrè fún mi ní mọ̀ ni. kí lẹ fowó ṣe kí lẹ fowó ṣe ó tán wọn rí kankan sọ mo ti jẹ Èdùmàrè fún mi ní mọ̀. olùṣọ́ wípé láìfù náà tó ti kà ṣúgà ààyè tí mo wá mi ò wá jẹ̀yà mo ti ṣe ìrìbó mi pẹ̀lú rẹ̀ padà mo dẹ̀ ti fọwọ́ wẹ̀wọ́ pẹ̀lú àgbàlagbà ògúndélé bàbá ti ṣèlérí pé mo má débẹ̀ mo ti lọ mọ ìnáwó ẹni mi sábà lọ bẹ́ẹ̀ o torí mo ti fèèyàn mímọ́ sọ̀rọ̀ wúwú yẹ́yẹ́ èmi ọmọ ìjọ mímọ́ sọtiyẹ́ mo ti mọ̀yàn mọ̀yàn mọ̀yàn mo mọ Genesis èmi ọmọ ìjọ mímọ́ mo ti tún èèyàn mímọ́ sọ̀rọ̀ èmi ọmọ ìjọ mímọ́ ọmọ Esther Abímbọ́lá Jayé ló sì mo ti mọ̀yàn mọ́yàn mo mọ Frank dada, èmi náwó ètùmàrè fún mi ní mọ̀ni. kò yẹ kí n wá lálẹ́ yìí torí ilé ijó la wà nígbà tá a fẹ́ kúrò àwọn èèyàn wá wọlé ṣùgbọ́n èmi yẹn sọ fún mi wípé àánú kan wà fún mi lórí ìtẹ́ ìdájọ́ tó ń ṣògo lọ́wọ́lọ́wọ́ mo ń láti fi ibi tí mo wà sílẹ̀ bàbá tí ọlọ́run bá lè yí ìtàn Mọ́díkáì padà ní òru mọ́jú kí ni ò lè ṣe fún mi kò sí nǹkan kan tó ṣòro Èdùmàrè fún mi ní mọ̀ ọládélé torí òó owó nìkan ló lè ṣe òó owó nìkan ló lè ṣe òó pollution tori or I wanna be on top of things. I wanna be doing things. I wanna be controlling things. I wanna be enterprising. Kì í ṣàtì lọ́wọ́, ọlẹ́ lọ́pọ̀ ọmọdé kì í ṣàtì lọ́wọ́. Mo ní ọ̀dà kì í ṣàtì lọ́wọ́ lórí òkè mo ní kì í ṣàtì lọ́wọ́ ọ̀nà tó bá wù kó lúwa fi ṣe kì í ṣàtì lọ́wọ́ wòlíì tó jíṣẹ́ fún wa tó ní ìránṣẹ́ ìbẹ́ ní ìkíyàwó ó ń sáṣẹ́ ni olùṣọ́àgùntàn tó náwó sókè tó ní mo gbàdúrà fún àdá fún iṣẹ́ ló ń ṣá àwa náà ta wà bíbá kí ni ó mú wa sùn àwa ṣaṣẹ́ ni torí a gbọ́dọ̀ sùn a gbọ́dọ̀ sùn ni bàbá mo láti sùn ni orí òkè tí mo wá láàárọ̀ yìí mo gbọ́dọ̀ ṣe rere Genesis torí àwọn tèmi ń ṣaṣẹ́ wọ́n ṣaṣẹ́ wọ́n ṣaṣẹ́ ẹ̀yin ọ̀dọ́ yẹn jẹ́ rọ́wọ́ yín lókè Ọládélé bọ̀bọ̀ ń ṣaṣẹ́ o ó ń ṣaṣẹ́ láì fojú kòrò sọ̀rọ̀ sókè wípé ọ̀lẹ́sùn ọ̀lẹ́ làágùn ọ̀lẹ́sùn kò mọ gúgù ọ̀lẹ́sùn ọ̀lẹ́ ọ̀run ọ̀lẹ́sùn ọ̀lẹ́ ọ̀gágù bọ̀dá money no dey fall from heaven shey you know God no go calm down for shh. Oh mo má woman, mo woman, bí we make it money differently differently. mama. I say, woman, bí woman, má yeah, ní ẹ̀rà. ọjọ́ kú lọ́jọ́ ọ̀dọ́ ó yẹ máa fò sókè kó máa wí pé. today na my birthday mo ṣiṣẹ́ mo rere thank God it's Friday kájà yé wàwé o ṣe o. Genesis when they see you coming make way make way make way Hallelujah, jọ sórí a sì ń bọ́rọ̀ owó yẹn lọ sínú ògo ni after party lèmi ṣe ń tèmi o ọjọ́ òbí lèmi wá ṣe fún wọn bí báyìí àwọn èèyàn ti yin ọlọ́run àwọn èèyàn ti gbọ́ ọlọ́run ga ṣé kò yẹ ká jó ṣé kò yẹ ká jó ṣé kò yẹ ká jó ó yẹ ẹ̀yin tẹ́ wọ sùsánà yẹn ẹ kọjú sáwọn tó wọṣọ ara yìí nǹkan tẹ́ fẹ́ sọ fún wọn wá sọ pé màmá ẹ káàbọ̀ sínú ìjọ wa Celestial. ẹ kọjú sí wọn dáadáa. màmá ẹ káàbọ̀ sínú ìjọ wa Celestial. àwa la lórí ọ̀fẹ́ tá láyọ̀ tó pọ̀ jù. tẹ́bá ti rí wọn hallelujah àṣẹ ti gbọ́. tẹ́bá ti rí wọn hallelujah àṣẹ ti gbọ́. torí àwa gangan ìjọ ńlá ògo ńlá Celestial ìjọ ńlá ògo ńlá celestial olùsọ genesis ó wo ó ṣe bí aláyọ. suddenly suddenly they will happen suddenly you have to believe what you are saying. ọlọ́run tó lè ṣe nǹkan tẹ́yẹ̀ kan ò lè ṣe ó yá náwó ẹ̀ sí i. 50 people, go and meet them. 50. Are you? Say, only you can do. great. You are great. You are great. You are great, Jesus. You are great. You are Hold up. Demons tremble at your presence. No music. What a mighty God we serve. wá sí Jésù jù glory glory everything written about you. Can you jump onto the Lord? told the children of Israel, He said, Walk round the walls of Jericho. And I said, After you have walked round it, then give me a shout. And after that shout, the walls of Jericho fell down flat. Listen, you are. Listen. If you enter into a stadium you will know the winning side by the way they are shouting. Listen, you cannot be defeated tonight. So you are going to shout as if God has given you that miracle. Hold on, hold on, hold on. Listen, listen, hold on, hold on, hold on. is for that thing that you are yet to see. You don't see that baby, but you are jumping and shouting. You are not seeing that. Hold on. Hold on for me. Hold on. Just hold on. You are not seeing that miracle yet, but you are jumping. You are shouting. Listen. No money for that house rent, but you are dancing unto the Lord like a madman. Oh, till ì on your fẹ́ o o you are dancing. God uses the foolish things of this world to confirm the wise. So, can you be crazy for God tonight with your shout? Listen. I hear in my spirit. Listen. Irú ariwo tó parí. Irú. See, can you be crazy for God? Maybe you want to. Hold on, hold on, hold on. Listen to me, listen to me. Maybe it's been a while you jump. Maybe it's been a while you roll on the floor. Listen. When David was dancing before the Lord, the person that despised David, God caused her to be barren. they will be looking at me. They will be saying, I was the shepherd dancing. Hold on, hold on. Hold on, hold on. You see, I don't care. Boya Mary Kay, no, Wabi how beautiful or how whatever you see. Maybe you need to jump, roll on the floor, shout, jump to 100 people. Are you ready? Somebody give the Lord a Hey! Hey! Yes, Lord. bologodo. Era ba ba ba ba ba. Reke de de de de de de de. Era ba ba ba ba ba. Era kete ba ya da boda. Oh ya de de de de de de de. Era ba ba la cara ba su telia. Era de de de de. ba ba ba ba. Hey, ya kete kete kete. Hello, da da da da, basuteri abaya. Oh ya da ba da da da, bala kata kado kado. Yeah. Oh da ba da da, bala bala bala. Hey, ya de de de, bala bala ya. Hey, we kada da ba da, so de de de. mo dada, he said for your shame I will give you double. Bobo mi táyé Bobo gùn ẹ́ gbogbo ayé clear ó clear he said for your shame kàró ṣàlẹ́lí kàbáyà kòtò yàrá balada agbára ń bẹ don't joke with this mountain. Now, he said, This wasn't what we planned. But God is moving in a dimension that even we ourselves we don't understand. He said, For your shame, I will give you double. I don't know who I'm talking to tonight. Maybe it's you in the gallery, on the street káyà labarada bóyá ẹ̀yin wà níta bóyá wọ́n wà nù lẹ́ni if you are that person wà á okay, let lẹ́mẹ̀ somebody jump up. Hey, rababa. come on come on hey, rababa. come on worship him worship him. There is a miracle in this room with your name on it. Yes. There is a miracle in this room. Your name is on it. There is a miracle in this room with your name on it. There is healing in this room with your name on it. We worship you with your name on it. I have made you too small in my eyes. Gbogbo omi tó o ti mú Ọlọ́run kéré. Gbogbo omi tó o ti mú ojú Ọlọ́run kéré. Tó o ti wò pa láwọn lè ṣe é mọ́. Gbogbo ojú tó o fi fojú tẹ́ńgbẹ́lú Ọlọ́run that you've looked for help on the other side. I have made you too small in my eyes. Oh Lord, say, forgive me tonight. Forgive me. Can you come unto God with repentance tonight? And I, I believe in the lies that you are unable to help me. That you're unable to help no music. But now I see my wrong. Can you cry to your maker tonight? Heal my heart in my heart and show yourself strong. Just the keyboard. And in my heart, and in my heart, and we my soul. Say, Oh Lord, Oh Lord. kaduya dada liba da karia karia baru alaya daba ọlọ́run ìgbè ògùn dígbẹ́ abaru abadaya dali katu sadali barali kadaba satarualaya ọlọ́run ẹ̀mí o àtọ́fi ṣẹ́ngunra akọ̀mátìkà lẹ́yìn ọ̀pábídà ó sọ mi nílé àtọ́rí ẹni tí òṣùwọ̀n ṣe gbọ̀rọ̀gbọ̀rọ̀ fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ lórí akáda yàdí kàdú yàdá líbàdù sádàbà. Arabaru abada yàdá líkàdú jẹ́ kàdí abadu yàdí yàdí kàdá bàtúta. Sweet Jesus sweet Jesus. That's it, that's it. How wonderful you are. You are brighter like the morning star. You are precious, more precious than the lily. Oh, you are more precious See how you changed my life. See how you defeated the enemy over Genesis. You are the living God. Oh, I say. Oh yeah, I owe you all your see Olúwa. Torí Olúwa tí ó tóbi ni rẹ̀ ó kọ́ lákàwé o kábíyèsí o. ọkọ mi ni ọba ọ̀run mo ọ̀rẹ́ wa á ṣí ọ̀dọ́ rẹ̀ ẹ wípé wọ́ta wó sàn tá a si odo re e wipe san ta a dari God is telling me tonight because you are here to honor the man of God. No one made this okay. Pass me not a gentle Savior. Louder, louder, no music. Everybody say. Come on, come on, say. One more time. Pass me not. Say, pass me not. Oh, tend to say. Everybody in this place say. Can I hear your voice in the gallery? Genesis, lift your hands to the Father. Tonight we give it all to you. We give it all to you tonight. We give you all, we give you all, we give you all. We give Yes, Lord. Yes, Lord. Yes, Lord. Father, we thank you. Lord, we worship you, oh God, oh God, oh God. Our God, oh clap for the Lord. Clap for Him. Hallelujah. I want to teach you a song. You already know this song. Let's dance unto the Lord. It's a victory dance. You are God. You are not just big. You are not just large. You are a great God. Say, you are God. Say, you are God. You are not just large. Say, you are a great God. Say, you are God. You are God. You are God. Oh, you are not just me. Hey, you. Let me hear you say. ó yá gbé sílẹ̀ báyìí ó yá àmọ́pẹ́ wá àmúyìnwá o. ó yá gbé sílẹ̀ Genesis àmọ́pẹ́ wá àmúyìnwá o. Yeah. àmọ́ pẹ́ wá múnìwá o. àmújọ wà mú. dádì àmọ́ pẹ́ wá múnìwá o. àmọ́ pẹ́ wá múnìwá o. sọ pé ó ta lẹ́nu wọn ó ta lẹ́nu wọn orúkọ Jésù tí mo gbójúlé ó ta lẹ́nu ó ta lẹ́nu orúkọ Jésù tí mo gbójúlé orúkọ Jésù tí mo gbójúlé. dògbójúlé. ó ta lẹ́nu ó ta lẹ́nu orúkọ Jésù ti dògbójúlé. orúkọ Jésù ti dògbójúlé. ó yá sọ pé máìtì máìtì máìtì máìtì máìtì. ọ̀nà ọ̀pọ̀ àgbáyé. ọlọ́run ògùn dípẹ́. ó yá ṣe bí wà ló fojú ọdún. ó yá ṣe bí wà ló fojú ọdún. ó yá ọlọ́run àgbáyé. ó yá ara mi ẹ yóò pẹ́ o ọlọ́run tó ga jùlọ ìwọ ní máa. Let us go. Oh, sha, pra, pra. ṣe mí lànú ah, mọ́mí máa polówó rẹ̀ ah, ọba tó ṣe mí lànú. ṣó ṣe ní lànú o ní Genesis. Brother, ṣó ṣe ní lànú ah ọmọlógún fọ́ọ̀jì. ó yá orúkọ tó bà mí lá o tó múnú mi dùn tó pa mí lẹ̀. aládé ewúrẹ́ ìyàwó rẹ̀ àṣẹ ló bá dà sí. ó ṣá. máa wà àwọn ọmọ mi. orúkọ tó tà mí lá o tó múnú mi dùn tó pa mí lẹ́rìn ọlọ́run o. alájẹ ìwúrẹ́ ni ìyá mi máa rẹ̀ ẹ́ sọ̀rọ̀ bàbá ṣe é. sọ pé ó yá máa fi jó yin bàbá máa fi bàbá. ti yo Listen. When I hear, break it down, break it down. When I hear the vision of the man of God, I went back home. I began, I began to rethink again. It talks about the school, the university, the hotel, I'm like, wow, wow. And I'm like, wow, this man of God is loaded. See, I tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ní Genesis God ní only a kó stop. That same grace will work for you. And it will not be abandoned project. Hold on. Man of God, with all due respect, I celebrate your grace, sir. I celebrate your grace. It's a blessing to this generation. See, and that dream will not die. That dream will not die. Listen, unlike what he said, we used to hear a lot of things about celestial, you know. It is what people has fed us with. Until you move closer, that is when you know the real truth. That university will come to pass. Am I wrong? And I was pinching my brother. He said, He said, In Alakuko, Alakuko meaning you are busting forth on the right side, you are busting forth to the left, you are busting forth. Yeah. Now gbogbo mi tó bá lè rìn dé ni tó bá lè fò dé are you ready. ọtí ti dára bọ̀ ṣe. tell them. ọtí ṣiṣẹ́ bọ̀ láyé mi bàbá ṣe é Passa, dele, dele, dele, dele, dele, dele, dele. igwe igwe igwe igwe igwe igwe igwe chineke chineke chine gọkpa chine stay there pé. ó lè di pẹ́pẹ́ mú sí Jesus Jésù kóre dàálẹ̀ Jésù kóre dàálẹ̀ Jésù kóre dàálẹ̀ ó yá gbàtìẹ́ gbàtìẹ́ Jésù kóre dàálẹ̀ ó kóre dàálẹ̀. Tina. Tina. Touch about 100 people. Chineke, Chineke, Chineke. Hundred man. Get that! Get that! Oh, shot right. Listen. Whatever I call that you don't want, why yeah? Why shiver? David. David. Gbogbo nǹkan tó fẹ́ mọ́nú ayé pé wàá yẹ ni o are you ready are you ready poverty do it five times poverty five times five times poverty. This one, eh? Me wa. sickness. This one 20 times. Failure. This one 50 times. 50. Hold on untimely death. Okay, two minutes more. Gbogbo nǹkan tó o bá fẹ́ wà wá máa kú. Hallelujah. Promotion. Top promotion. Blessings. Okay, this one. This one 20 times. Mercy. Okay. Oh, yeah, tell your neighbor, 20, 20 people, say, My God is a good God. Yes, on your feet. Jump on your feet.